الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أكبر الله سبحانه وتعالى أترى عليكم كاتي كفوان نبوة محمد صلى الله عليه وآله وسلم أنا أنشي على يوم خلوني <clears throat> ọ̀rọ̀ àwọn tí wọ́n ṣe tí wọ́n ṣe ojú àwọn ẹ̀kọ́ níbi ma ka Qur'an pẹ̀lú hujja wípé ẹlẹ́ṣẹ̀ làwọn èèyàn so ẹlẹ́ṣẹ̀ òsì yẹ máa kọ́kọ́ máa ka Qur'an so a ní ẹlẹ́ṣẹ̀ Salatul Fatih o ní èyàn máa ka dí ní pé tẹ́lẹ́ṣẹ̀ bá ń ka Qur'an yóò tún máa lẹ́ṣẹ̀ sí a ní pé ìbọ́nà ti rí ọ̀rọ̀ yìí Qur'an bolélé wà ní Sunnah eléyìí ó ti ẹ̀takun tó wà ní Kùránì àti súnnà ni dìgidì ni wípé Ọlọ́run ti jẹ́ yọ ní Kùránì wípé ya ayyuhan nasu qad ja'akum maw'izatun min rabbikum wa shifa'un lima fi as-sudur wa huda wa rahmah lil mu'minin Ọlọ́run ṣe ni so àdìsàlàyé lẹ́nà wájú kan ní wájú ẹlẹ́ẹ̀kejì tọ́rọ fi rọ́ngù ní pé annal quluba ta'tariha al-ghaflatu wal qaswatu wal shukuku wal awhamu wal jahalat ọkàn wa tẹ́ ń wòye ó ma ń ṣe rí wá sórí ọkàn wa ìmáṣe iyèméjì a ma ìgbà míì àwọn delusions àwọn tí ó ṣẹlẹ̀ àbáwọn illusions a máa ṣẹlẹ̀ ìgbà míì àyìmọ̀kan gbogbo àwọn kíní yìí problems ní tí máa ń ṣẹlẹ̀ sínú ọkà wa waqad tataraka ma liha hadhihi al-adran kama tataraka mul awsakh ala al

ala kulli halin min isabati ìgbàmí sí ní gbogbo tán sọ yìí ó lè pọ̀ tí ó bá ọkàn ìgbàmí ò sì lè mọ́ pọ̀ àmọ́ ọkàn gbàmí in most cases kì ní sábà fúrùkún bí wọ́n wàhálà yìí fàhíyà muhtajatun dáìman wa abada látara díẹ̀ yíò kọ́ ọkàn wa ó ní bùkátà ní lóòrèkóòrè hmm? ó ní bùkátà lóòrèkóòrè ìlà sọ́kìlì ọkàn wá ní bùkátà sí kí a máa fọ́ kó ń bí àwọn àdọ̀tí bó láti máa fọ́ bí tìláwà tí Qur'an pẹ̀lú ìmọ̀raka Qur'an wa qad arshada an-nabi sallallahu alaihi wasallam ila hadha fima تسدأ كما يسدأ الحديد قالوا يا رسول الله فما جلاؤها قال تلاوة القرآن Ànábì ní ṣe rí ọkàn wa ìmọ̀ ń dí pẹ̀tà ìmọ̀ mú pẹ̀tà gẹ́gẹ́ bí irin ṣe mọ́ mú pẹ̀tà tí àwọn wàhálò bẹ̀rẹ̀ sí ni máa bá díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ wọ́n ní Ànábì sallallahu alaihi wasallam kí wá lógún rẹ̀ kí ni tá ma fi fọ́ kí ni tí ó ṣe ti rí ìwúlò àti pàtàkì kíyàn dún ní mọ́rọ̀ anẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam anẹ́bì ti yóò yóò ń bí pé ìmọ́ka Qur'an òun yóò mọ̀ jẹ́ ogun fún gbogbo ìdọ̀tí yẹn àwọn kan rárá gbàtọ́kàn ti lè dọ̀tí yẹn ẹmọ́ka ẹ̀lẹ́ka Qur'an ma ẹ̀lẹ́ka Qur'an ma yọ rárá ìdí ní pé ẹlẹ́ṣẹ̀ ní ẹlẹ́ṣẹ̀ ń ka Qur'an tẹ́lẹ́ṣẹ̀ bá ń ka Qur'an Qur'an mọ̀ sí pé fún ni ta ní sọ fún yín bẹ́ẹ̀ athalith ẹlẹ́kẹta ni wípé ok wọ́n ni famaksudu shar'i min al-muthnibin an yatlu al-qur'an li jala'i qulubihim wa dhalika az-za'm al-batil yasrifuhum an a ṣe pé nínú àwọn kọwọ́ sí ìtọ́lọ̀ fi gbé qur'an kí kàkalẹ̀ wọn pé ká ma fi fọkàn wa mọ́ kò níbi àwọn ìmúpẹta tó bá fẹ́ ma ṣe àbáwọn ìjẹra tó bá fẹ́ ma ṣẹlẹ̀ sí àwọn tán gbé wọ́ọ̀rọ̀ tá sọ lánàá wa wọ́n fẹ́ kọjú wa kò níbi ọ̀rọ̀ nígbà muhammadin sallallahu alaihi wasallam kí ní kẹsíwà tí yẹn gbọdọ̀ mọ̀ òyìn ta máa ń sọ fíyàn pé ń tẹ́yẹn ṣe yìí ìtakójú ọ̀nà nẹ́bì ní kíwọ́n pa bọ́mí intendi ẹ̀ mélòó mélòó ẹni tí ó intendi dáadáa tí ó padà kábúrú nígbàtí ibn Mas'ud radiyallahu anhu tó ráhùn ẹ̀ nínú masalasi tí wọ́n sa òkúta ta fi ń ṣe tasbihu wa tahlilu wa takbir wa tahmid ibn Mas'ud ni pé intense yìí ìmọ̀ kó jẹ́ kí bí a ẹfẹ́ sílẹ̀kùn ànà abẹ́wà lójú ọ̀nà tó ma aradna illa khayra ìwọ Ibn Mas'ud Abu Abdurrahman ṣe sùúrù fún wa wallahi dáadáa làwọn nágbà lérò Ibn Mas'ud wa fún ọ ní sí pé wa kam min muridin khayri lan yasila ilayhi mélòó mélòó ẹni tí ó ma gbogbo dáadáa kò ní débi dáadáa yẹn nígbà tí ó fọ́lú ọ̀nà tó yẹ so àfáàrí ẹlẹ́kẹta tí ó ma jẹ́ rọ́dù wájú ẹlẹ́kẹta fún rọ́dù ọ̀rọ̀ sọkúsọ yẹn ọ̀rọ̀ sọkúsọ sì ní nínú Islam a ma ṣe rọ́dù rẹ̀ ni wà أن الوعيد والترهيب قد, قد ثبت في نسيان القرآن بعد تعلمه ìléríyà àti ìkìlọ̀ fúnni ìhàlẹ̀ mẹ́ni lórí pé hey tẹba ṣe báyìí ó wà fún gbígbàgbé Qur'an ayi àwọn àhàdíkì pọ̀ tí ń sọ fún tí ń sọ ìyá ń bí tó wà ní kó wá Qur'an tẹ́lẹ̀ wá gbàgbé rẹ̀ kó mọ́ tẹ́lẹ̀ wá ṣe kí ni o kó wá gbàgbé rẹ̀ وذهابه من السجور بعد حفظه فيها اتكما سنو كان يما لين باتين تكوها فروى ابو داود عن سعد ابن عباده مرفوع وانا قلت حديث هذا سعد بن عباده امام ابو داود رحمه الله عن ابن ما من امرئ يقرا القران ثم ينساه الا لك يا الله اجذم قسنك تي تي هو قران tí ó wá pàdé ọlọ́run ọba pẹ̀lú kó ti gbàgbé rẹ̀ tí ìbá ṣe pé yóò pàdé ọlọ́run ọba ní ẹni tí ó ní àbùkù lára ju àdífì yẹn fi yìí makọ́ àmá imamu bukhari wa muslim sheikhan wọn narí ti àdífì bí látọ̀dọ̀ tafasuyan min sudori rijal minan ni'am so anabi ni pé ẹdí ẹni tí ó ma ṣe istifkar istifkar al-Qur'an ayi muraja'atu al-Qur'an tó ka láàrọ̀ tó ka lọ́sàn tó ka nírọ̀lẹ́ tó ka ẹlẹ́ṣẹ̀sì ni wọ́n wọ́n sì ní àpò lẹ́ni tí ó ma ka Qur'an sì bí láti fàwọn ẹsẹ̀ yẹn náà kó níbi ọkàwà náà ni ìdí ni wípé ó ìmọ̀ tètè ó jẹ́ tí wọ́n tètè kú ọlọ́kàyàn tí ìbá kí n ṣe kí ní o tí ìbá kí n mójútó wọ́n ni famaksudu shari'i dawamu tilawati li dawami lahib wa daf'in nisyan wa dhalika az-za'mu al-batil yu'addi ila takliliha aw tamkiha a ṣe pé tí sharia fẹ́ ni pé ká dẹni tí ó maka Kùránì lọ tó ti pé sharia náà ní jẹ́ yóò pé ìdí ni pé yóò kó lọ́kàn wátà bá káwù ìjìyà sì ń bẹ fún kíyàn akùnrin tẹ́lẹ̀ kíyàn padà wá gbàgbé rẹ̀ ẹmọ owó wọ́n ni wàtàlíkà za'amù al-batil yu'addi ila taqliliha aw tarkiha wa mithlu hadha za'amù fil butlan wa ad-dalali za'amù anta anna tali al-qur'an ya'tham bi qira'ati ma mukhalafati pẹ̀lú tẹ́ni ìsìn sọ wípé èyàn tí bá ka qur'an ó ti ń ṣe lọ́un ni ó ìdí ni eleshe ní tenka Qur'an fa innal mudhniba yuktabu alayhi dhanbuhu mabratan wahida wala yuktabu alayhi mabratan thaniya idha irtakaba dhanban akhar into bẹ̀ ní pé ẹlẹ́ṣẹ̀ tó bá ṣe lọ́wọ́ ṣe lọ́wọ́ bá nìkan náà ni pe eleshe to kọ ron ba wọn yo to se ron ba ni ẹlẹ́ẹ̀kejì fún tí ó ṣe lọ́wọ́ ron ba subhanahu wa ta'ala wa innama yuktabu alayhi dhalika dhanbul akhar fa kayfa yuktabu alayhi dhanbun idha bashara ibadata

ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀yẹn náà ni wọ́n kọkalẹ̀ fún wa huwa yabtulu an tujaddadu lahu sayyi'atuhu idha ja'a bi tilawatil Qur'an kò wá correct káwá ní pé wọ́n máa lékún ẹ̀ṣẹ̀ rẹ̀ fún bí ṣe ń ka Qur'an ìtumọ̀ ní pé tilawatil Qur'an nínú àwọn tí ma ń ṣe ni pé ìmọ̀ ń jẹ́ kẹ́ṣẹ̀ yẹn máa pọ̀ sí bó ti ṣe sẹ́lọ́n báyìí tó bá lè ní ìsìnbáyìí èyàn sẹ́sẹ̀ báyìí bóyá bóyá lọ jalè nìkan wọ́n lè wádìí nìkan ó wá sáré lọ́mọ́ àgbà bó tún tẹ múmi o tó ti sẹ́ láwọn ìgé tún ah bóla sá máa kọ̀ntínú a máa tà sálẹ́sẹ̀ ó tún délé ó tún jẹun ó tún ti sẹ́ láwọn ìgé ó tún sùn ah ó tún ah ó tún ti sẹ́ láwọn ó tún jí ẹgẹ́ ó tún ti sẹ́ ah rárá ẹ̀ṣẹ̀ tó sẹ́ náà ni ó ṣe kí ni òun ó kọ fún àwọn nǹkan míì tó ṣe bó lásìwá sọ wípé kama ka Qur'an kama kétíra ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala òun ní àtúmọ̀ jẹ́ kẹsẹ̀ túnmọ̀ kù sí in tó sì wá in tó wà ń bẹ́ in tó fà ò ní wípé tí ìbá ti fẹ́ dìfẹ́ndì àmì ojú yẹn ma ń fọ́ èyàn ma ń di summun bukmun umyun fahum so wípé gbogbo ó ti dí mọ́yàn wájú lẹ́yìn ọ̀tún òsì èyàn ní rínà má ẹmọ̀ èyí tí láàká rẹ̀ bá ń ṣiṣẹ́ tó sì mọ̀ tó wà ní Kùránì àti Sunnah kò ní mọ̀ sọ wùsọkúsọ láti fi defend kìíní but òun kò bí ẹkùn sáré sọ ilé ìgbà tó dẹ̀ sọ yóò ti Ọlọ́run bá du point tó ti gé àwọn hmm, eh, ìgbà wọ́n ni wa amma qawlu anas ẹjẹ́ ká wọ̀rọ̀ anas yìí gan tani rubba tali lil qur'an wal qur'anu yal'anu mélòó mélòó ẹni tí ó ma ka qur'an qur'an ó sì ma ṣépè fún wọ́n ni falisa ma'anahu annal kira sọ bẹ́ẹ̀ tilawa qur'an sí ní ibada ni okay ẹni tó bá ṣe ìsìn nátẹ́nìsìn ó wá kí òun mọ́sálásí yóò lẹ́sẹ̀ àgbé ìrìnlẹ́sẹ̀ ó ṣe ìsìn nátẹ́nulé ó wá wá mọ́sálásí láti wá kí òun ṣe ìrùn tó kí òun ẹ̀ṣẹ̀ ni wọ́n kọ̀ fún Qur'an ìbádà láàrin méjèèjì ní ìbùkọ́sórí ìrun náà yóò kàfà tí yóò sì ká súwọ́rọ̀ mi nínú Qur'an a ṣe pé tí ẹ bá ti ṣe lọ́rùn tán ló jẹ́ pé kí ní ẹ nínú tí ma ń padà lásọ pé èyàn kí ń ti ilé ọlọ́rọ̀ ọba máwùn èyàn ipé ẹlẹ́ṣẹ̀ lẹ́ni yìí lókìngbà tí ó bá ti ní fara níwánú ayu kó dẹ̀ galik ó bá mọ́wàá mọ́sálásí فإن الملائكة يتأذون بما يتأذى به بني آدم because tó bá tó sórí ìrun tó bá lè mí báyìí gbogbo à nígbàdùn masalasi ma anẹ́bìn ma wà masalasi ẹ̀rùn iṣẹ́ lẹ́sẹ̀ ìbọn ni wọ́n wà masalasi ó fẹ́ fara ní àwọn tó wà nínú masalasi nù so but ẹni káwà dé mọ́bà ẹni yìí à ilé tí mọ́n tanẹ́ra bẹ̀ tí tó bá wọ masalasi wọ́n bí yọrọ kílósòfin wọ masalasi ẹjí ó wọlé bí yẹ́ tó ti wọ masalasi ẹni ẹni ó ti máa ráwọn wà sí gbọ́ bọ̀ ní ìsìnkà tó gbó ti pé tó bá gbé Kùránì mẹ́rin eh tó bá gbé ìwẹ́lẹ́sẹ̀ yìí ah kún gbé Kùránì kí ni kó wá gbé ìwé tẹ́tẹ́ àbí ìwé bàbájẹ̀ ní kí ni àkọlọgbẹ́dà lérú ọ̀tọ̀ wọn ni ọlọgbẹ́dà àkọlọgbẹ́dà lérú àkọlọgbẹ́ àṣọ́wátù fásitì àkọlọgbẹ́ sèfí ẹgbọ́n òyìn sí ń kọ́ ẹ̀kọ́ níbi àyàhúdà lọ síbi àná so tí wẹ̀ ní pé èyàn tó bá ti sẹ́lọ́run kò gbọ́dọ̀ ka Qur'an ìdí ni pé àà o ń ka tí ó ń takun tó ń sẹ́nu Qur'an agẹ́gẹ́ bẹ̀rẹ̀ kò kò gbọ́dọ̀ gbàwẹ̀ kò gbọ́dọ̀ sí anything manu àwọn ibadat in short kó nítọ̀ lọ di kèfèrí ìtú ẹni pé tó ń dárùkú wọ́n ra báyìí wa ta ti sẹ́lọ́ ọba tó bá wọ àrí dáadáa kódà nítòsí tí ó pẹ́ ah, mo tún sẹ́lọ́ ọba ó tún ṣẹlẹ̀ ìfà tí ó sì dá a ṣe pé tù ẹ̀ ní pé bó ṣe wá kírun láàárọ̀ ìbáyìí àbí tó bá ní ka Kùránì báyìí o wo ẹ̀ṣẹ̀ ló kàn mọ́ pọ̀ sí lọ ẹ̀ṣẹ̀ rí mọ̀ manifolding man yaqulu hadha min ahli al-ilm wal ta ní sọ̀rọ̀ rẹ̀ nínú àwọn onímọ̀ so ẹ ma wo wọ́n ni kèkí ṣe pé kí kayfa wa tilawatuhu ìbádá bó ní ó sì jẹ́bẹ̀ a sì rọ̀ píkẹ́ kọ̀ránù ìbádá ni wa innama ma'anahu annahu rubbama takunu lahu mukhalafatun li ba'di awamiri al-qur'an aw nawahihi min kadhibin aw dhulmin mathalan fayakunu dakhilan fi

ṣe bá yà bí ọlọ́run sọ ní Kùránì pé mílì àwọn ayat kathira inna Allaha la yuhibbu kulla mukhtalin fakhur ọlọ́run nífẹ̀ẹ́ àwọn gbéraga tá ma ń ṣe mọ́tọ́mọ́tọ́ lórílẹ̀ ìwọ sì ń ṣe mọ́tọ́mọ́tọ́ wọ́n tó gbá ọlọ́run nífẹ̀ẹ́ mi pẹ̀lú tí sí kọ́lọ̀ mọ́ àti zájúrú àwọn tí wọ́n ń ka Kùránì tí wọ́n wù tẹ̀lé ni atamuruna an-nasa bil-birri wa tansawna anfusakum sẹ́yìn mọ́ sọ fáwọn yẹ̀kan mọ́sẹ́ dáadáa ní ẹ̀yin sì ń gbàgbé ẹ̀mí ara yín wa antum tatluna na kitab afala ta'qilu ẹ̀sìn ka Qur'an fa sí orí yóò pé ni so wọ́n ni ẹni yóò wà kó sínú umum kí n jẹ khususu umum ni o wa hadha al-kalam kharaja makhraja at-takbih lil-israr ala mukhalafati al-Qur'an ma'a tilawatihi ba'than litali ala sur'ati al-itti'adh bi ayati al-Qur'an al-ayati al-Qur'an na'am wani a ṣe pé n tí àyà ìṣe àyà ìwá ní sí ẹ̀ àdífì wá ní sí yá kú wípé ìbú ẹnu àtẹ́ lu ẹni tí ó ń ka Kùránì tó dẹ̀ tó ń takò pa kí ló tó ń ṣe báyìí kìí ṣe pé yóò wá jẹ́ ẹ̀ṣẹ̀ fún bí ṣe ń ka Kùránì ẹ̀ àìwọ̀n náà wo tó ń ṣe báyìí wo kìí ṣe pé bí ṣe ń ka Kùránì but wọ́n náà ń ka Kùránì báyìí orí tẹ́ ti sọ̀rọ̀ pàwọn tó bá ń pa irọ́ tó bá ń ni tàbí ìkùnà ń pè ìbú ẹnu àtẹ́lúyàn gbà ní tó ṣe yóò dá mọ́ وني um, هذا هو الذي يتعين حمل كلام هذا الصحابي الجليل لحكم الأدلة المتقدمة ونذيره ما ثبت في الصحيح وني يتلقبير صحابي سني أنس بن مالك رضي الله عنه يوى قدني أتوى نينو الصحيح يقول من لم يدع قول الزور والعمل به أما هو هذا من سو أني تيوبا في أورو إسوكو سو أورو أسان لي أتي ما سيسيتو falaysa lahu haja aw falaysa lillahi haja an yada'a ta'amahu wa sharabahu ọlọ́run ò ní bùkátà sí kọ́ lóòrùn yẹn èmi ò jẹun mú ń gbáwẹ̀ ṣé túnmẹ̀ ní pé kẹ́ni ẹmọ́ gbáwẹ̀ ah ṣé túnmẹ̀ ní pé ògùrọ̀ gbáwẹ̀ máa èyàn ń gbàrẹ̀ báyìí wọ́n parọ́ a ń pè àà tó bá tún gbàrẹ̀ lọ́la òun sẹ́ lọ́wọ́ ara but ẹgbà ní títí wá pé ọlọ́run ní tí ó fi ìfúnjẹ̀rẹ́ lẹ̀ sí tó bá lè fi ọ̀rọ̀ ìsọkúsọ lẹ̀ àti ìmọ̀ síṣẹ́tọ̀ hanara ó wá ní mọ́kànlọ́dù takbih àti kí ni o taubih ipé ah n tó ń ṣe yíò dáná má ṣe bẹ́ẹ̀ mọ́ olè mọ́ ìgbàrẹ̀ kó tún mọ́ sọ̀sọ́kú sọ̀rọ̀ qala fi ọ̀rọ̀ wà lábdù lil-Qastalani wa laysa al-muradu al-amru bi tarki siyami ẹgbù àwọn àfọ́tò ní wọ́n pé in tán sọ ń bí kí n ṣe pé kẹ́ni ẹ máa gbàwẹ̀ mọ́ o idha lam yatruki az-zur tí ò bá fi ìsọkúsọ lẹ̀ wa innama ma'nahu at min qawli az kódà wọ́n tún fẹ́lẹ̀ fi wọ́nù against ọ̀rọ̀ ìsọkúsọ ni fahuwa kakọ́ọ̀lì alayhi salam nínú ẹ̀rọ ọ̀rọ̀ nẹ́bí ègé wọ́n tún á máa dìtìmọ̀ pé man bá alhamra fal eh, falyeksi alkhanazir ay yithbahuha ẹni tí bá ń mú ọtí kó yàfẹ́ kọ́ lọ máa pa ẹlẹ́dẹ̀ wà lámìyà mọ́rù ṣẹ́tùmọ̀ ní pé mọ́tún ah mọ́tún ah, mọ́tí ànẹ́bì tí ní kí wọ́n à sí ámùrù túnbẹ̀ ní pé ọtí tó mú ìlú àtọ́bá jẹlẹ́dẹ̀ náà ni ẹ́ wọ́n ni walam ya'muruhu bi shaqqiha walakinahu ala at-tahdhiri wat-ta'dhim but wọ́n fi kílọ̀ fún yẹn ni ó fẹ́ gbìyànta ma ń túwọ́ ọlọ́ba pé if'alu ma shi'tum ẹwù kábà wadatul adiyan hubriyatul adiyan ọlọ́run ló sọ bí kódà ọlọ́run lálẹ́ mọ́ sí zina ọlọ́run lálẹ́ mọ́ mutí kí ni wọ́n tún wà ní against ẹ̀nù wọ́n ní kẹ ọlọ́run kọ́ ló yẹ mọ́sán tó wùwá ní bí kọ́ máa bà kí náà gìnà kan dá sí mi lórí dájí ìbọn ní kí n gbé sí mi lórí àwọn náà sí gbé bọ́ àkáàdì ti máa gbé fún ọba yìí èyí méjì òyọkù lẹ́nu rẹ̀ gbà mú ní ó gbé sí mi lórí ṣé ámùrù wa máa ń sọ fún ọ̀nà àmúhùn sọ pé orí rí ò pé ṣé pé ọkọ̀ mẹ́bí tó gbé sí so eléyìí ṣẹ́gà tó máa ní jẹ́ pé kíní ó pọ̀lọ́dọ̀ àwọn sùn ṣígan kán máa tú ọ̀rọ̀ ọlọ́run ọba kama mọ́mọ̀ tútùkútù ẹlùmí àríkà ṣìbọ́lọ́run sọ nìkan pé wà látẹ́ṣẹ̀rú bí àyàtí thamanan qalila ọlọ́run ni a má ta áyà ń ló kékeré owó tó pọ̀ lọ́lọ́ ni a ta nù ọlọ́run ni a ta lówó tó pọ̀ whereas ọlọ́run fi ń sọ pé ẹ má ta áyà ọlọ́run ọba ni tó gbogbo saman tẹba ta áyà ọlọ́run ọba samanun qalil ọlọ́run ọlọ́ni àtàntàkùtà nífà kátà lọ́wọ́n ah Allahu Akbar so reason ni pé àwọn oríyìn mọ́ gbọ́ Kùránì yà àti súnnà pẹ̀lú àgbóyà àwọn sahaba ridwanullahi alayhim wani wa kadhalika hadhara sa'im min qawli zur wal amali bihi wa liyutimma

من كلام أنس تهذيره من الإصرار على المخالفة وترجيبه في المبادرة بالتوبة ليكمل أو ليكمل له الأجر أو ليكمل له أجر تلاوته بكمال حالته so nti Anas ń sọ kì í ṣe tẹ́yìn ń sọ o nti Anas ń sọ ni pé kéèyàn wọ́n against iṣẹ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala kéèyàn dẹ̀ sí àwọn èèyàn lójú kòkòrò bí padà sí ìgbọ́gbà sí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní ẹnu àbí Allah subhanahu wa ta'ala kò ṣe wọ́n fẹ́ nìkọ̀kọ̀wàá inshallah nukta tí ó tún kù a tún inshallah ní kò tún bọ̀ wá a hada wa sallallahu wasallam ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka allahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh